الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أرجو فن الله سبحانه وتعالى أتور عليكم كاتي جفون النبوة محمد صلى الله عليه وآله وسلم فصل ومن أسباب دفع القلق الناشئ عن توتر الأعصاب واشتغال القلب ببعض المكدرات الاشتغال بعمل من الأعمال أو علم من العلوم النافعة فإنها تلهى القلب عن اشتغاله بذلك الأمر الذي أقلقه وربما نسى بسبب ذلك الأسباب التي أوجبت له الهم والغم ففرحت نفس نفسه وازداد نشاطه وهذا السبب أيضا مشترك بين المؤمن وغيره wọ́n ní nínú àwọn nǹkan tó ma ń jẹ́ kí ọkàn kó lákò níbi àwọn wàhálà àti àwọn ìdàmú léyìí tó ma ń dàmú ọkàn òun náà ni kí èyàn jẹ́ kí ẹ̀mí ara yẹn kó bízì pẹ̀lú iṣẹ́ kan nínú àwọn iṣẹ́ àbí ìmọ̀ kan nínú àwọn ìmọ̀ tó ṣàǹfàní wọ́n ní ìdí ni wípé tí ọkàn bá jòkó tó bá ní tí ń ṣe kẹsẹ pó kàn jòkó ó kàn wùsá wà bẹ́ẹ̀ ó kàn sára wà bẹ́ẹ̀ náà ni àbí ìmọ̀ kan báyìí nínú àwọn ìmọ̀ tó ṣàǹfààní ni mò ń kọ́ tí mo dẹ̀ jòkótì tí mo dẹ̀ bízí pẹ̀lú ẹ̀ dáadáa wọ́n ní eléyìí kọ́ ìmọ̀ ń jẹ́ kí ọkàn kó ní tí ń ṣe ọkàn ó bízí pẹ̀lú kinní kan kó níbi ọ̀rọ̀ tí ń dàmú ọkàn kódà ó ṣeéṣe kó gbàgbé kan àbí pẹ̀lú iṣẹ́ kan ó ṣeéṣe kó gbàgbé nǹkan gbogbo àwọn nǹkan tó ba àwọn ìbànújẹ́ ah yóò wá di pé inú rẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa dùn yóò wá tún wà more active àti ṣe nǹkan ó tún lágbára fún ó nílé wa ń kọ́ o irun tàwa ń sọ yí kọ́ o àti mùmìní àtẹni tí kèkí ń ṣe mùmìní àwọn méjèèjì ní sábàbù yóò wọ́kì fún ìtumẹ̀ ni pé bízì pẹ̀lú iṣẹ́ yálà inú iṣẹ́ ẹ̀sìn rẹ ní àbínú iṣẹ́ ayé àìmẹ́ kápíntà lè mí kọ mójútó mọ́ ráyé jòkó ma ní farog farog ma ń kó báyàn farog ní pé kí a ma níṣẹ́ kí a sá wà àìmọ́ tí ó kàn tí yóò ṣe òun náà fi wáyàn tán fi wá mọ́ ábọ̀nsẹ̀ ma kóyàn mọ́ rógà káàkiri bẹ̀nà ti wá pé àwọn tí ó bá ma ṣe bandit tí ó bá ma ṣe bandit tí tá ma fi gbọ́wó lọ́wọ́ wọn ìwọ náà ti wà náà tí wọ́n mú tó rọ̀ níṣẹ́ àbí kéèyàn ti ìmọ̀ kan yálà ìmọ̀ ẹ̀sìn ni àbí ìmọ̀ nínú àwọn ìmọ̀ ayé ah èmi o èmi jókòó ti engineering mo ń study àwọn kinní kọ̀ọ̀kan báyìí èmi ń building kan báyìí èmi ń kọ́ bó ṣe ń tajà bó ṣe ń rajà èmi ń kọ́ carpenter mo dẹ̀ mo carpentry mo dẹ̀ jókòó ti mo ń perfect alhamdulillah èmi ń kọ́ bó ṣe ń ṣe pop èmi jókòó ti ok bó ṣe ń ṣe ní bó ṣe ń tẹ́yìn bá jókòó ti àwọn nǹkan báyìí gan hátà ah ìmọ̀ ń jẹ́ kí ẹ̀mí kó mọ́ ráyè wípé ẹnìkan ni ò ní nǹkan tó mi ẹnìkan ló ní nǹkan ẹ̀dàkùn ihun tàwà sọ yíò kọ́wọ́ kí ẹ wá fi ìbẹ̀rù ọlọ́run ọba kí ẹ wá fi kún o ti ọlọ́run ti ṣàánú yẹn tẹ́yẹnyẹn ni ẹ walakinna al-mu'mina yamtazu bi imanihi wa إن كان عبادة فهو عبادة وإن كان شغلا دنيويا أو عادة دنيوية أصحبها النية الصالحة wọ́n ṣe wárí múmìní ẹni tó bá jẹ́ múmìní tàà sọkalẹ̀ yìí ń pé kọ jòkó ti ìmọ̀kan nínú àwọn ọmọ tó sáǹfàní láyé kọ ma kọ bóyá kọ ma lẹ́nà àbíkọ ma kọ àwọn èèyàn àbíkọ jòkó ti iṣẹ́ kan nínú àwọn iṣẹ́ tó jẹ́ aláàlì ma ṣe wọ́n ni eléyìí ẹni tó bá tún wá jẹ́ múmìní yóò tún wá la àwọn yòókù bó ni ó ṣe là wọ́n òun ni pé òun mọ̀ ṣe pẹ̀lú sincerity yóò dẹ̀ mọ̀ retí ẹ̀san látọ̀dọ̀ Ọlọ́run ọba níbi iṣẹ́ tó ń ṣe yẹn àbí níbi ìmọ̀ tó ń kọ́ àbí tó ń kọ́ àwọn èèyàn yóò mọ̀ ṣe iṣẹ́ olóore kò bá jẹ́ pé ìbádà ní ṣe ni ìbádà náà ni kò bá jẹ́ sí ayé ni àbí bí ádà àládà yóò tún mọ̀ gbaládá ṣe ẹ̀mọ̀dí ni tí èèyàn méjì lọ bíṣẹ́ láàárọ̀ ìbáyìí ẹnìkan lọ bíṣẹ́ pé musa ń lọ náà ni àṣà alọ́bíṣẹ́ náà ni náà ẹni kejì lọ pé mò ń lọ bíṣẹ́ láti lè rí owó ń bẹ̀ láti fi tọ́jú fámílì mi ìdí ni pọ́lọ̀ ní Ọlọ́run pa wá láṣẹ ká tọ́jú àwọn mọ̀lẹ́bí wa Ọlọ́run pa wá láṣẹ ká tọ́jú ìyàwó àtọmọ mo wá ń lọ bíṣẹ́ láti lè lọ wọ́ owó tí fi tọ́jú àwọn tọ́lọ́run pa mí láṣẹ kí n tọ́jú rẹ̀ ó fẹ́ fi ṣe ìjọsìn nìyẹn ìwọ tó ti la àwọn yòókù lọ́wọ́ bó ṣe wà ń bíṣẹ́ wọn ọ ní ládá túnra ọ̀tí látàrọ̀dálé láti kódà átà mùmí ní ọfẹ́ jẹun oúnjẹ tí mo fẹ́ jẹ yìí mo fẹ́ jẹ kí n lè bá strong láti fi ṣe bàádà fọ́lọ́run ọba àbí kí n lè bá strong láti fi ṣe iṣẹ́ tí fi fún àwọn fámílì mi lóúnjẹ oúnjẹ tó ń lọ́wọ́ a ń tàfí ìbàádà ọ̀n sí lọ́hun Ada nǹkan tí ẹni tó bá jẹ́ ẹni tó bá nímọ̀ nípa ẹ̀sìn tó mọ̀ tó wá sí láyé in tí bá ń ṣe àádà rẹ̀ yóò sì mọ̀ jẹ́ ìbádà aládà ní ta mọ́ ń ṣe ká jẹun ká mú ká sùn yóò sì mọ̀ ní ládá àmì tó bá jẹ́ láìmọ̀kan tí bá ń ṣe gan bí ìgbà tí bá ń ṣe aládà ni yóò mọ̀ kí òun kò sí ní ládá because àìmọ̀kan ní fi ń gbogbo ẹ̀ so jẹ́ pẹ́tẹ̀ bá àwọn sẹ́tẹ̀ yẹn ṣe láyé mọ́ fi àníyàn yẹn sọ́kàn kọlẹ̀ bá mọ́ gbaládá lọ ó fẹ́ jẹun ó fẹ́ mú ó fẹ́ sùn

òun ní àníyàn pé in tí mo ń ṣe yí o mo fẹ́ fi gbọ́ tọ́lọ́run ọba mo fẹ́ fi gbà sọ́lọ̀ ọba lè falidhalika atharahu alfa'al fi daf'i alham walahzan wọ́n ni torí ẹ̀ wọ́n rẹ̀ pé falidhalika atharahu alfa'al orí pàntà yí ó lágbàgán níbi pé kíyàn gbé ìbànújẹ́ ẹ̀dàkùn kí ló fẹ́ mọ̀ bàmínújẹ́ kí ló fẹ́ àkàlákọ̀ rẹ̀ kí ló fẹ́ àzánà mùmìní bílẹ̀ ṣe mọ́ láàrọ̀ ìbáyìí àti kírun tán àtúgbọ́ wà sí díẹ̀ ka Kùránì bọ́síbíṣẹ́ iṣẹ́ olè míṣe bíkìlẹ̀ ní bọ́síbíṣẹ́ ìmíṣe kápẹ́ntà ní bọ́síbíṣẹ́ ìmíṣe pop ní bọ́síbíṣẹ́ wá isi lọ síṣẹ́ táwọn ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ àtàwọn mọ̀lẹ́bí tí wọ́n jẹ àwọn ọláwọn àbúrò obìnrin ní ọníyà àwọn fámílì tán súnmọ́yẹ̀ tó ṣe pé inú tó ẹkẹ́ ẹ̀mọ́ sí náà ní kí ẹ̀mọ́ náwọ́ sí wọn àwọn alábàágbé àwọn ará àdúgbò àwọn tó bá tágbára bá wà kíyàn sí bẹ́ẹ̀ so ọwá ń lọ bíṣẹ́ kò ń sọfẹ́ bọ́ọ̀nú ọtún alhamdulillah táìmù sọ́lá tó tó hayya ala sọ́lá ọtún ti dé mọ́ṣálásí ọtún sí náà fílà ọtún kírun ọ̀tún lẹ́yìn èyàn ṣe kí eh, tún padà síbi iṣẹ́ asìkì tún tó tún kí bí lẹ́vù rẹ̀ ṣe wá ń rí fọ́ọ̀vù ní ohun lọ ohun rọ kíríká ìjọsìn fún ọlọ́run ọba subhanahu wa ta'ala fahallat bihi al-amrad al-mutanawwi'a mélòó mélòó àwọn èèyàn nínú èèyàn ní àdánwò ibá àdánwò pé kínú yẹn mọ́ bàjẹ́ kí ẹ sáà mọ́ wà sáàdì èyàn ẹlòmí ọ̀kadà di sadist sọ́rọ̀ èyàn ọ̀kadà di sadist sadist lẹ́nu pé tọ́kadà bí kí ìkẹsà bàjẹ́ ní ọmọ sí kò ní ní optimism nǹkan mọ́lá kò ní rí nǹkan positive mọ́lá tí rùkúrù yóò kó báyàn so mélòó mélòó èèyàn ló jòkó ti kọ́lák kí ni ó sá má bàjẹ́ gbogbo wàhálà kíyàn má múùfù ní ayé kíyàn sá jòkó sójú kan kíyàn má owó èyàn padà depressed èyàn padà má wà suicidal oríṣìíṣìí kan sábàbà lẹ́dẹ̀ kàdẹ́rọ̀ hù wa aklákọ̀ ó wọ́pọ̀ dájí pé àìsẹ́ ìwòsàn rẹ̀ òun kó gbàgbé in tí ń bà nú jẹ́ yẹn in tí ń fún pọ́blẹ̀mù yẹn kó gbàgbé ẹ̀ mọ́rò mẹ́ ẹlòmí o mọ̀ ọ̀nà tó fi múfù nínú láìfù ní ẹ̀ ó ti láwọn years ọ̀rọ̀ bí 15 years 20 years back kí ẹ jí láàárọ̀ kí ẹ bẹ̀rẹ̀ sí 20 ah, years ago tàtà wà ní kíní kan lábájá sàbúrù fún mi bàtà wà ní kíní kan ẹni yìí sàbúrù fún mi kí ẹ jókòó láàárọ̀ àbí kí ẹ jókòó lálẹ́ kí ẹ bẹ̀rẹ̀ sí mọ́ rò àwọn kíní yẹn ìbànújẹ́ wá pọ̀ tí àti kí ẹ mọ́ rò àwọn nǹkan ṣé Ọlọ́run ọba subhanahu wa ta'ala tó fi nìsíyàn ìgbàgbé tó fi ṣàánú wa Ọlọ́run mọ́ tí ń ṣe ṣe ìpín àwọn onímọ̀ Ọlọ́run tó gajù nígbàgbé ọmọ bẹ́ kí èmọ̀ gbàgbé nǹkan àánú ọlọ́run ni ah èmi ń gbàgbé nǹkan ah wàhálà ni o ó láwọn nǹkan nǹkan tó ti ṣẹlẹ̀ sí ẹnu life wallahi ogún rẹ̀ níkọ̀ gbàgbé pé kí ní yóò ṣẹlẹ̀ láyé rẹ̀ ok ẹ fún yín example ẹ wo tí bóyá nìkan tó bá súnmọ́ yàn tó bá kú sàbí èsì ẹ̀ ní irú táìmù yẹn yóò mí yẹ gẹ́ èyàn lè fẹ́ lose mind yẹn bọ̀ tó bá ti yá kíní yóò mọ̀ yóò mọ̀ kó lọ́kàn yẹn díẹ̀díẹ̀ yóò padà gbàgbé kọlùbà rí bí continue pẹ̀lú àwọn nǹkan mí nù live wá imagine kọwàá lọ fẹ́ dó sí irú state yẹn fún 20 years so lè sí anything ma ó kà jòkó sójú kàbáyé náà ni ọmọ sunkún náà ni ẹkún ò sì gbé òkú dìde kò nínú sàárè àmọ́ lọ́wọ́ wà yóò kò but after six hundred kan pé ha ẹni mọ̀ ti kú lóòtọ́ ọ̀sùn hàn ọgbọ̀n kò wá ní strong tó bó ṣe rí tẹ́lẹ̀ mọ́ ọdún ti gbàgbé ọdún ti bá láìfù lọ halas wà á kẹta tẹ́m ṣe ló jẹ́ pé àwọn tán ma ń jẹ́ ìyàjù láyé àwọn tí wọ́n bá lẹ́mì foríjìn àwọn tí wọ́n kí ń fojú fò nǹkan tí wọ́n ń tàgọ́ fálá àwọn tán ma ń dòdò kí mo gbúdọ̀ gbára ìtìmẹ̀ mo gbúdọ̀ mo gbúdọ̀ mo gbúdọ̀ wọ́n ma ń jẹ ìyàkú ni nítorí ìyà yóò jẹ wọn kú ni torí every time kò sẹ́ni tó bá ṣe tó ní láwọn bí nǹkan pé á ah, ẹni yìí nǹkan báyìí báyìí báyìí ó wá fẹ́ dúdú pé ọgbùdọ̀ mọ́ gbogbo nǹkan bẹ́ẹ̀ ni ọwà ní nǹkan bá ṣe mọ́ padà máa dá sí náà kadhalik hakadha wọn dàfà ń sọ pé kò mọ̀ pé ogun ẹyọ kan tó need kò ní dùkọ́ lọ rí kíní kan kábọ̀ owó láàkùn ogun tó need ni pé àwọn kíní kan wà tí ń bà ọ́nú jẹ́ forget it jùlẹ̀ sẹ́yìn ó ti kọjá lọ wani nisiyanu sababi alladhi kaddarahu wa aqlaqahu wa shighaluhu bi amalin min muhimmatihi wa joko ti sekan busy keep are busy un la nabi fi sallallahu alaihi wasallam pé Ọlọ́run bá kó ń ṣiṣẹ́ ẹ̀sìn lọ́wọ́ kò sí ló jẹ́ kí gbogbo ká mọ̀ jòkó sáṣẹ́ ń bí ó sì kí yẹn ká mọ̀ jòkó sábẹ́ ẹgbì mọ̀ ohun jọ ó lẹ́rìn lómi wọ́n ti gbajúmọ̀ ládùgbò àwọn oníṣẹ́ mọ̀ jòkó kí àgbàlagbà wallahi ẹlòmí àgbàlagbà ni mọ̀ jòkó mọ̀ báwọn yẹn ṣeré káàkiri gbogbo sọ́ọ̀bù gbogbo gbogbo àdúgbò náà ti mọ́ pa bàbá kí ní ẹ̀ lọ bí sẹ́ẹ̀ tí mọ bá ọmọ obìnrin kéèkéé sí ríra kíkà ìyàwó èmì ní ẹ̀wùn kan agọ́lọ́gbẹ̀fẹ́ mọ́ wọ́n fi àmàlì dín wọ́lẹ́ fi àmàlì dúnìyà kò sínú sí ayé kò tún sínú kò sínú ọba kò tún sínú sí ayé ọlọ́ọ̀bá kórìíra ẹrú bẹ́ẹ̀ torí wọ́n àwọn ẹrú yẹn àwọn náà máa ń dá wàhálà alẹ́ láwùjọ ẹ dákun ẹni tó ti lọ ó ti jáde láàárọ̀ Eh, eh, èmi ò jẹ haramu o haram ìyìn sí haram tèmi mú lọ bí sẹ́bà ọlọ́dàkùn iṣẹ́ tí bá ṣe lè ní bá ń falùbáríkà sí ó ti jíjáde lọ sẹ́yìn lọ́wọ́ á pè dá sí kìní kan láti káàkiri afẹ́sẹ̀ bandit níbi kan afẹ́kẹ́ bá gbébọn kíni abẹ́ ìgbádùn gbébọn ní kíni wọ́n ti ẹ̀ nífi lọ́ọ̀gan ọgbà ẹni yóò bí sí o ti lọ bí sẹ́lá àárọ̀ subhanallah kò wọ́n o kèdè kí ń fi àwọn imi o ma wà sí tán rígbọ́n tí wọ́n tẹbá fi ọlọ́kún sàbùsí kò ní sàbùsí tí ẹ catholic ẹ̀rì pé wọ́n àwọn ẹrú bẹ́ẹ̀ mú bízì gan wọn ní ráyè rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ àwọn tàbá ti wà abímọ àtọ àjúlẹ̀ sáwùjọ àwọn ọmọ yẹn náà ma fi ṣe kidnappers lọ́jọ́ wájú àmọ́ yóò kàwà fàárì góòlù wọ́n kàwà empty wọ́n kà sáà wà bẹ́ẹ̀ náà ni وينبغي أن يكون الشغل الذي يشتغل فيه مما تأنس به النفس وتشتاقه قوة جاك بي سيطو عمان سيو يسيطو يبا مي رفة مي سيطو عمان فاقيدي يون رعيما يدوكا مولكي مولكي رون كباي كن يوكي بي بيزي كوني بي عمان كتوك بو فإن هذا أدعى لحصول هذا المقصود النافع والله أعلم إلي يوتي تجاكي káàtẹ̀tẹ̀ achieve ta fẹ́ achieve ẹ̀mí ká ah, mo ṣe wáyé ọ́nà kí mo lẹ́ẹ̀kì kí ma business kí ma ta ráìsì kí ma tẹ̀wà tó bá jẹ́ tó ma ṣe nìyẹn tó fi gbàgbé àwọn nǹkan in tó ṣe tó busy pẹ̀lú tí ó yọ gbogbo àwọn ó gbàgbé nǹkan tó pọ̀ ah ok mo ta ráìsì ní èlò mo kó ráìsì 10,000 naira sínú shop alhamdulillah mo gain 3,000 lẹ́ni ok jẹ́ kí lọ ní 12,000 kí ma manage 1,000 òun ṣe business ẹ̀ òun ṣe lọ ń bọ̀ ó délé ìyàwó ah, ṣe tí oúnjẹ oúnjẹ ẹlọ oúnjẹ ẹfẹ́ ràn kábà oúnjẹ ẹlọ́ra inú ìlú mọ̀ dùn pé òkè òun ṣe tó nífẹ̀ẹ́ sí ah, iṣẹ́ bá ilé mi fẹ́ kọ́ iṣẹ́ bá mi fẹ́ kọ́ jòkó ti busy pẹ̀lú ẹ̀ Islam dẹ̀ fẹ́ kí yẹn ní diligence pẹ̀lú gbogbo tí yẹn bá ń ṣe gbogbo tó bá ń ṣe kó ní ìyálà ya maharon bẹ́ kó expert kó gúdùn bẹ́ Islam fẹ́ bẹ́ ẹni yóò tẹbá fẹ́ wẹ́n tó mọ pop ṣe jù láyé afáìní ẹmú kọ wá tún jẹ́ olódodo pẹ̀lú rẹ̀ Allahu Akbar ọtí wo ọlọ́dìsánú rẹ̀ ọtún ajé ọyìn parọ́ kò sí rọ ìjọba ilá parísẹ ìjọba iná ni tẹ́nẹ̀rà náà ta material tẹ́nẹ̀rà náà tẹ́bá dọ́jà tẹ́nẹ̀rà náà lẹ́bà àmẹ́ owó tèmi iye bá lówó sẹ tèmi ìwọlọlì ọba ní 100 million lọ́fẹ́ gbà owó iṣẹ́ rẹ̀ ni ó tọ́ ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ní àwọn èèyàn tó máa ń rò bóyá material ó wá parọ́ pé 20,000 lágẹ̀tì ilé whereas kò ní gẹ̀tì ẹ̀jú 5,000 naira lọ because wọ́n ní padà síṣẹ́ wọ́n ní padà sanwó iṣẹ́ tí mo bá ṣe rárá bí ìbá ṣe present ara yẹn wọ́lẹ́ bí ìbá ṣe value ara yẹn ni ìwọ́ jòkó ah, iṣẹ́ owó tí mi fẹ́ gbà alhamdulillah ẹ má bínú táwọn ènìyàn bá padà gbé fáwọn lómi tán bá gbá wọn padà wà wọ̀ kan yí pé ẹnìkan wà àmúwò rẹ̀ kàn wọ́n ẹn bẹ́ẹ̀ ni tàn khalas ìtúbẹ̀ ní pé ọ̀nà pọ̀ tó fi lè rówó lọ́nà halal ju kọmọwá haram bal halal ló pọ̀ jù láyé gbọ́lẹ̀ tí rálà láyé lẹ́sẹ̀ wáyé halal mú wò káàkiri àti kàárí bí ẹ̀mí ìlú kan níbi lẹ́tọ̀ aláàrùn bẹ́ẹ̀ náà àti ká bí tàbá ní ká ma ká halal tó tamam so kí ìwà jòkó ti ṣẹ́ tí ìyànbá fẹ́ràn nǹkan báyìí báyìí báyìí mo fẹ́ ibi tó ti ń ṣe lọ́wọ́ ó ti nira play lecture gidi kan lẹ́gbẹ̀ẹ́ kọ́ mọ́ gbọ́ lọ kọ́lò lè ha Kùránì mẹ́ oní afẹ́dàkẹ́ gba ayà ìfún mi lé ní ayà yá sin wal Kùránì l'haki in tó ma kàlé ní túnrọ̀ tó wé tí máa ti wà ń bí sẹ́látà ọ̀dá lẹ́ntí live life tí ó dùn inú yóò kàn mọ́ ọkàdá rí pé ah, kí wá ní bà mínú kí ní bà mínú jẹ́ tẹ́lẹ̀ àṣẹ kò sí bà mínú jẹ́ àṣẹ mi mò ń dàmú láìfà ara mi àṣẹ mi mo gbàtàn jẹ́ pẹ̀lú ṣe ìtọ́ọ̀nù ni mo lọ ń fún ṣe ìtọ́ọ̀nù ní farog mo lọ ń fún ní free time mi mo lọ ń jẹ́ kó yẹ pé yìn níṣẹ́ o wà lo mind mi o ṣe ìtọ́ọ̀nù wà lo nínú tí ẹmọ fi ń gbé ìbànújẹ́ àti wàhálà kó lọ́kàn ijtima'ul fikri kullihi ala al-ihtimam bi'amali al-yawm al-hadir kíyàn gádà gbogbo attention yẹn láti lè fèsì iṣẹ́ tí mo ń ṣe eh, your daily job iṣẹ́ tí mo ṣe lọ́wọ́ báyìí ọdún lọ báyìí Hmm, wọ́sùlọ́wọ́ kí ní kan láyé pàpàpàpàpàpà ọtùlù tí lẹ́wà sí mẹ́ ah, bàtà fi tí a sórí fóòn báyìí iṣẹ́ tọ̀ sí ọ̀ ní fi mọ́ ah, eh, wà jẹ́ kí ẹni fi ń kípẹ̀ bízì kó ń bẹ̀ eh, alihtimam bi amali liyawmil hadir

wa anil hazni ala alwaqti almadi má sì banújẹ́ lórí ìgbà tó ti kọjá ìgbà tó ti kọjá yẹn má banújẹ́ lórí ẹ̀ mọ́ wa li hadha ista'adha an-nabi sallallahu alaihi wasallam min alhammi wal hazan un la nabi fi man wa isoro ba sallallahu alaihi wasallam kò ní bí ìbànújẹ́ eh ìbànújẹ́ wọ́n ní ó wà nínú àdífì Anas bin Malik radiyallahu anhu qala wọ́n ní àníbà Muhammad sallallahu alaihi wasallam sábà sọ wípé Allahumma ìwọ́lọ́ọ̀bá mi inni a'udhu bika mú wà ìṣọ́lọ́wọ́ ọba min alhammi kó níbi ìbànújẹ́ ìdàmú ọkàn mo ń wá ìbànújẹ́ mo ń wá ìṣọ́lọ́bà kún bẹ̀ wal ajzi wal kasal ibi ìkágara àti kọ́lẹ̀ kí ẹ̀sà kọ́lẹ̀ ọ̀fẹ́ sí àǹkan máa fàkùn máa ṣe rìndìndìn òsìkí kò sí sí ayé kò sí sí alìkìyàmà ó sá wà wasted náà ní bẹ̀rọ ti ráwọn kan tání ọkálọwà fagbó ọkálọwà páyàn látọ̀ níṣẹ́ kan ń ṣe pàtó ah wàdílà ìdín àti kí ẹ̀sìn lè wàgọ́lọ̀bà ti rijal àbí káwọn yàbù mímọ́lẹ̀ ìbẹ̀ nínú Bukhari ìbẹ̀ nínú ah, Imam Musnad Ahmad àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn kutub so lẹ́bù rí pé kò síbi tọ́lọ̀ bá ti ròyìn alhazan ìbànújẹ́ ní Qur'an pẹ̀lú dhammu ni ibi tọ́lọ̀ ti máa ń sọ̀rọ̀ ìbànújẹ́ positive ni pé ó yá ṣẹlẹ̀ lórí nkankan bọ̀ kí ẹ̀kà máa ah, Islam ò Islam ò fẹ́ kí ẹ mọ́ banújẹ́ jẹ́ kínú rẹ̀ dùn jẹ́ ká rẹ̀ túká tú ojúká sáwọn èèyàn rẹ́rin sáwọn èèyàn fáwọn èèyàn mara báwọn èèyàn ṣe kò sí ìdùnnú tẹ́yàn fẹ́ gbà níbi kí èèyàn jẹ́ sadist kò sí ìdùnnú ṣe irọ́ ni ìdùnnú tẹ́yàn ń rí níbi pé kí ẹlùmọ́ rẹ̀ bí i kí ni àyàn wà tó pé wọ́n ní tàbí tó kí gbà ní wọ́n fi banújẹ́ ni táyìn bá sí ibìkan lé báyìí You are most welcome. You mọ́ find the pleasure nínú ìbànújẹ́ Islam ní ẹ pàdé àwọn ìbìbà ṣáṣá ti wájì pẹ̀lú ojú tó tutù ha sáwọn alìkọ́tílá ha bọ́ni mọ́ mọ́ lejú mọ́ lejú káàkiri kàmọ́ sáwọn alìkọ́tílá ah, lejú káàkiri Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní ojú ọmọ ń tutù always ni èyí tó ọ̀gì tó fẹ́ súnmọ́ gàlà Ànábì sallallahu alaihi wasallam ah mo fẹ́ súnmọ́ nìyí ọfẹ́ súnmọ́ wọn àwọn tí wọ́n mọ́ léjú àwọn onífẹ́ súnmọ́ pé ah o fẹ́ súnmọ́ tẹ́lẹ̀ eh salamu alaikum tula ọmọ wúlò kan báyìí àwọn tó súnmọ́ yàn àwọn fámílì yàn mọ̀lẹ́bí ìyàwó àwọn ọmọ ìyá bàbá àǹtí gbogbo àwọn tó jẹ́ àwọn close relative yẹn wọ́n kọ́kọ́ dáràn rẹ̀ gan kátó aṣọ àwọn ará àta àwọn aládùúgbò bọ́bá ṣe lọ láti bídé lẹ́yìn mọ́ kí àwọn èèyàn sàmàlùkùn ẹ̀mà ẹ̀rà máa ó sàmàlùkùn sẹ ẹ̀ká sọ́sá ó ẹ̀ká sẹ máa ó kí àwọn èèyàn náà sí dada sáwọn èèyàn náà tún jú ká sáwọn èèyàn mọ́ ma gbé kó wá di pé èyí ó padà mú gbajú ọ̀kẹ́ lúpẹ́ ní yíò inú ìmọ̀ ń sábà banújẹ́ ni ìwọ́n tó bá rí bẹ̀ gan kò sẹ́ni tí ó fẹ́ bọ́ ọ sí bí ó ní nǹkan kan tí mo rí pá ah, mo ń wẹ́ nìkan tí máa fẹ́ bá ṣe nǹkan báyìí kájọ ṣe nǹkan báyìí tí ó dẹ̀ mọ́ gé nìkan bẹ̀ nínú ọ̀rọ̀ ayé jẹ́ ìpẹ́ àbú ah eh mọ́ pẹ́ àfáwọ́ Ah, ìbànújẹ́ ni o wọ́n fi ìbànújẹ́ dagbun tí mo ń ṣe wú o àwọn yìí nífẹ́ bá ọ ṣe wọ́n mọ̀ sá bí i iṣẹ́ kan wà tó yọ iká àfáìdẹ̀ lè ṣiṣẹ́ ìfà àmọ́ kí yẹn sàmọ́ kí yẹn mọ́ bá wòyàn èèyàn ìwà gidi pẹ̀lú àwọn ah tó bá mọ́ tí kí ní mọ́ ń fà nínú orí àti tí ni wallahi yóò mójútó kí ní Allah subhanahu wa ta'ala kó ṣànúwà so kíkan bí tààlì kan kíkan àbí kí n generally ṣá àti dúnbẹ̀ insha Allah generally lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú rí ọ̀nà ìyẹn ni pé kí n tún sọ̀rọ̀ kékeré ń parí wọ́n ni wípé yíò ló ti wípé ọ̀rọ̀ bandit kìnnìkan kìnnìkan wọ́n jíyàn gbé wọ́n ṣe kìnnìkan kìnnìkan iyadan billah àtún rẹ̀ìtẹ́tẹ̀ àti kéèkéé kó tó dìpó lágbára kó tó dìpó túnmọ̀ ṣẹlẹ̀ káàkiri ní sí ègé yẹn níwùsì kan wọ́n kó àwọn ẹ̀wọ́n jí àwọn ẹ̀kan ohun làwá ti ń sàlàyé ti pẹ́ ti pẹ́ ipé alì islamu bari'un minal irhab islam is free from terrorism islam knows no terrorism islam can terrorize anybody so anybody tó bá ṣe nǹkan yìí tó bá ikú bí ó kọ islam ní fi ń ṣe ni o fàlì islam bari unminu wa bari minal islam islam bọ́pàbọ́sẹ̀ kò lára ẹrù ẹni bẹ́ẹ̀ ń gangan fúnra rẹ̀ bọ́pàbọ́sẹ̀ kò lára islam kò rẹpìsẹ́ntì àwa mùsùlùmí kò rẹpìsẹ́ntì islam tá ń ṣe kò rẹpìsẹ́ntì kí ni yìí àwa mùsùlùmí kò dẹ̀ rẹpìsẹ́ntì kí ni islam tá ń abadan káṣẹ̀ tó wá sọ pé àwọn olùmí ta ló sọ fún pàwọn yóò máa payọrọ àwọn èèyàn sí àwọn nǹkan lókọ Islam tó rẹ̀ kí n ṣe musulmi náà and also ẹka note kìníkan àwọn ènìyàn ti fẹ́ sọ kìníkan dìbí synonyms tó bá ti jẹ́ ara north northern equals muslim wọ́n padà sọ kìníkan dì synonym pé Fulani ah muslim so bí pé another way of saying muslim òun ni kékíní Fulani àbí Haúsá ṣé ó gba àwọn gáìsì yẹn ṣé ó gbọ́n ní mùsùlùmí ni tàbára ọ̀rọ̀ mi àwọn olùmí tàn dàmà lóòpàá alẹ́yìn ah, ṣe mùsùlùmí náà tí ó ń kírun onígbàtà ń sisi okun lọ́nà àfẹ́ ó wá láwọn gáìsì àwọn bí àwọn ará north náà ni o àwọn northerners ni tó kí léèmẹ̀ bí ti wá tí àwọn sáwọn tàbá mọ̀ wọn àwọn làúsà ni wọn wallahi nínú Ramadan àwọn láàmà ń kó ṣiṣẹ́ lóko wọn ẹ̀s ní ìlú ọkẹ́ kíhùn kíhùn ní kíni ṣe tí wọ́n gbọ́ta ń jẹ ah ẹni tó lọ gbà wọ́n àwọn èèyàn wọ́n jẹ oníwẹ̀ẹ́ṣe muslim ẹ̀ẹ́ wọ́n gbà so àwọ́kàmọ̀ wò bí agbẹ́ tó bá ti wá lọ́nà wọ́n muslim ni so táwọn yẹn máa ń jí Taraba wọn láti Kaduna tí ó gbọ́n Kaduna muslim ni àwọn kàjí ń bẹ̀ Christian pọ̀ ń bẹ̀ bá mọ́ náà wọn pọ̀ láwọn bẹ̀ náà wọn pọ̀ kàkà kí ń ṣe muslim náà ẹmọ wo yọrọ o tó bá jẹ́lẹ̀ yíbò ní ẹ ní rókọ tí ó jọ mẹ́sìn bẹ́ kí ní ẹ fàbùsí ilẹ̀ṣẹ́ ẹ fàbùsí ilẹ̀ṣẹ́ ẹ fàbùsí ilẹ̀ ìyẹn jẹ́ nóòtì àkọ́kọ́ ṣe báyìí àbí nóòtì ẹ̀kẹ́ẹ̀jì òun yí pé nínú ìsìláàmù ìsìláàmù ò fàyè gba kálá afẹ́ ma ṣe kíni afẹ́ ma báwọn bandits afẹ́mọ̀ bá wọn ní discussion pé gẹ́gẹ́gẹ́ kan ẹka bá wọn ní dialogue láyé àwọn bọ̀gọ́t in tí Islam pa aláṣẹ ni pé kéèyàn ran àwọn olórí ìlú lọ́wọ́ láti pa wọn láti pòpin sábú tẹ́ǹṣẹ́ ni ẹ̀ṣẹ́ kàmà báwọn bandit kájọmọ̀ dialogue pẹ̀lú wọn dialogue pẹ̀lú wọn bandit fún kíni bandit tó ẹ kéèyàn bá mọ̀ ibi tán wà kéèyàn sọ fáwọn olórí ìlú pé ibi tán wà nìkan lọ tẹ́ bá ń dialogue pẹ̀lú wọn ṣé mọ̀ pé ẹ̀ ń dialogue pẹ̀lú àwọn bandit ẹ̀yìn tí ẹ̀yìn sọ fáwọn ìwékọ́ mọ́ di bandit yẹn mọ́ tó bá ti di bandit báyìí wọ́n á dialogue pẹ̀lú rẹ̀ wọ́n kàn gbé mọ́tò fún wọn kówó fún ọkọ̀mọ́ lìbàṣẹ́ bandit mọ́ ni ẹ̀ẹ́n ó ti yá ẹ̀wọ̀n kan báyìí so kí ní yẹn wallahu musta'an kò kò àwọn tó bá ń ṣe bẹ́ẹ̀ wọn ò represent wa wọn ò represent wa àwọn tó bá ń ṣe bẹ́ẹ̀ o ah ìtorí èmi ò rí rí ah, kíyàn ló ń dárọ̀ pẹ̀lú àwọn bandit o lọ́dọ̀ àwọn àfáà súnnà o èmi ò gbọ́rí ẹwọ́n tí Ibn Abbas ṣe ẹ̀lú lẹ́kẹ́ Ibn Abbas Ibn Abbas lọ dárọ̀ pẹ̀lú àwọn eh, Khawarij o Ibn Abbas lọ àkọ́ọ̀mọ̀ hujja lé wọn lérí ni mẹ́nà bẹ́ẹ̀kọ́ Ibn Abbas lọ bá wọn nígbà tí wọ́n jáde nígbà wọn tán pààyàn káàkiri wọn ti wà tipẹ́tipẹ́ látàrí àwọn sàhábí ni ànábì dẹ̀ sọ̀rọ̀ wọn pé bọ́sẹ̀ ma dàmọ́ àwọn mùsùlùmí ni ẹ̀ àwọn mùsùlùmí gẹ̀lá ń jẹ́ greatest victim àwọn terrorist àtàwọn bandit náà Ibn Abbas wà lọ́bá wọn kí lẹ ló ṣe yín kí lẹ eh, ló rí lójú ẹ̀sìn ẹ̀ eh, nǹkan báyìí nǹkan báyìí Ibn Abbas sì clear ẹgbẹ̀ rújú ẹ̀ fún wọn níjọ́ yẹn àwọn bí 4000 náà kò láì níbi àkídà yẹn jọ yẹn náà tẹ̀lé Ibn Abbas padà lọ́lé àwọn yòókù ní àlì ìwá lídọ̀ ọmọ ogun wọn gbà wọn jà wọn pa wọn dànù àwọn yòókù sálọ dialogue pẹ̀lú tani pẹ̀lú kíni fún kíni ẹ ẹni kan adalẹjẹlẹ rẹ ẹ ẹ ẹ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta onípẹ́nìkan wà wọ́n ló ń súnnà lò ó ló ń súnnà lò ń wá ń ṣe khutba kíní kan agbẹ́pẹ̀wọ̀ Trump ọlọ́ọ̀gbẹ́ Nàìjíríà mọ́ bọ́ fádẹ̀wò àwágọ́ ẹni wọ́n sì lè àgbàlagbà fáà súnnà wallahi wọ́n pín ẹdọ́kùn ẹwọ kàlámù fáàrìbì sí èyí ma ń sọ fún ẹni tó ẹmọ̀ bígbà tí ẹ̀kà bá gbí amú tàǹkì wá tó lọ́fẹ́ pàọ́ wá ní pàmí èmi wá gọ́ ìsáwọ́ fi ọ̀bẹ́ fèsì amú tàǹkì ni ọ̀fẹ́ fọ̀bẹ́ fèsì amú tàǹkì ilé náà ń pè ní àtàhàwò wọ̀tàríṣ kí ẹ má farabalẹ̀ kí ẹ má smart ẹ̀sìn mọ́láwọn kan ọmọ kéèkéé àmọ́ kéèkéé tí wọ́n mú lọ́dọ̀ àwọn àgbàlagbà àfáà ẹkùn wọ́n gbọ́njú ẹ̀yìn tẹbájágbàlagbà tẹ́ẹ̀mú lọ́dọ̀ àwọn sùfàáwù lọ tẹ́ẹ̀mú lọ́dọ̀ àwọn òpònú èèyàn lọ kí ni yẹ because kí ni ẹ̀kan kọ̀ọ̀kọ́ bá common sense mú àwọn ní yìí láwọn weapons tẹ́ fi ń dà mọ́rọ̀ àwọn èèyàn ẹgbọ́ adúrù mùsùlùmí tí wọ́n pa ní Gaza sáwọn ará Gaza gọ́ lágbàá mọ̀ tún lọ àwọn ìfà àwọn ìmọ̀ tó ń lé ẹ̀mí àwọn yóò àwọn èèyàn wá ń bí tó bá ti dòrò oníkálùkù lọ ẹ́ so gbogbo oníkálùkù sẹ mọ́ mọ́ rẹ̀ bẹ́ àà ah, dákún o ibẹ̀ táà yẹn sì tún lákíkanjú wo bí wọ́n ṣe wo bí Trump àti Netanyahu ṣe fẹ́ pa wọn tán ní Gaza mẹ́rin náà kíyàn pa more than 100,000 human beings ọdún méjì two hours wọ́n bọ́m̀bù àwọn èèyàn lọ àwọn ni mẹ́fà sáàrà gọ́ sáwọn ará Gaza gọ́ àwọn ará Iraq gọ́ àwọn ará Pakistan gọ́ àwọn ará Libya gọ́ àwọn ará Syria gọ́ àwọn ará Somalia gọ́ àwọn ìlú tó ipá àwọn ìlú tó pé wọ́n tún ṣe gan jù àwọn gan lọ́mbì gan níbi ẹ̀sìn sáwọn gọ́ wọ́n sì fẹ́ pa tó mẹ́yìn ibi jẹ́ kí ẹ̀ ti mọ̀ rítí ọgbọ́n àti rítí orí pípé normal common sense ìká nǹkan bá yọ à ẹ̀yin mùsùlùmí nǹkan bá yọ ẹ̀ká sí ẹjẹ́ àdútì àwọn olórí wa ká máa sàdúà kọ́nà jẹ́ káwọn olórí wa kí wọ́n kán mọ́ sí ẹsẹ̀ gbé kán rí kì níyẹ gbé ọ̀tá ọlọ́wọ́ ọba ẹ́ tí ń sọ rẹ̀dàngàdàn yìí àwó clear ìsọkúsọ tí ń sọ pé rẹ̀dàngàdàn ní ń sọ ti ẹ̀ àwúdẹ̀ sọ tó ẹkú jẹ́ mọ́kí fún mùsùlùmí lórí ẹ pé bẹ́ẹ̀lú ẹka ṣe rí kì ní yíò ẹ̀yìn báyìí ni ẹjẹ́ àsìkò ọmọ bó lórí wọ́n sì pé fáwọn olórí ma bẹ̀ẹ́ kọ́lọ̀nkọ́ àwọn olórí wa bẹ́ẹ̀ sì lọ yanjú kì níyẹn wọ́n padà yanjú ẹ̀ diplomatically náà ni diplomatically ni ipò kíá báyìí báyìí ọ̀rájú oṣù ẹ̀kẹ́ ẹ mọ̀ bọ́ àdẹ́ nígbà Trump gbọ́ <laughs> Facebook ẹkọlọ tàgà àwọn èdè àwúkọ kọlù ẹkọ gba nọ́bà ẹgbẹ́ Trump mọ́ gbọ́kọ́lọ̀ ń bọ̀ mọ́ bọ̀ wá èmẹ́ wà ní ibi yíò àwó fèsì rẹ̀ alẹ́ yóò ní fi ọmọ ogun bá yíjà aka tẹ́bọ́tì bí mẹ́ta kan gbùm àwọn ṣe bá àrùn so ilé ìlú jẹ́ pé àwọn olórí wa ẹ̀dàkùn àwọn mùsùlùmí ẹjẹ́ ká kún olórí wa lọ́wọ́ because àwọn olórí ó yẹ káwọn náà irú àwọn àwọn àgbákò táwọn ènìyàn ní lọ́wọ́ tán fi ń ṣe kíni tán fi ń dẹ́gbà àwọn èèyàn tán fi ń se mọ́tò mọ́tò bó ṣe wù wọ́n láyé àwọn olórí mùsùlùmí náà gbogbo àwọn olórí ìlú mùsùlùmí ká máa ṣe dùá fún wọn káwọn náà strong dey pàwọn olóòpadà níwẹ̀ àwọn weapons yẹn yóò padà jẹ́ dédé ẹ̀ ẹ̀ gbàlá ní pé kèfèrí má bọ̀ kódà má wulẹ̀ wá àwọ́wà bá ọ̀ tàkí bí àgbà kan ní trump sọ ohun tó sọ wọ́n pè kanú àwọn olórí musulmi gbà ní ibn tashfin or something náà dalik O wá gbọ́ tí ẹni tó wá jẹ́ bí gọ́ọ̀nà lúkà ní roman empire yẹn báyìí bóyá roman empire gẹ́fún bóyá emperor gẹ́gẹ́ tí ẹni fún rẹ̀ ó ní ah tó ń bá ní ọkọ̀ ojú omi wọ́n sì lọ sílò àwọn musulmi tó wà lẹ́yìn odò yìí wọ́n sì lọ bá wọn jà ọmọ ogun tó ń ní òun ti kọ́ǹkọ̀ gbogbo tó ń rẹ̀ kọ́ǹkọ̀ láyé kódà sánmà gan ló ń fẹ́ lọ kọ́ǹkọ̀ àbáyé bẹ́ẹ̀ ọmọogun yẹn pọ̀ gan wọ́n pọ̀ gan wọ́n wá pé à ah, ohun ọ̀rọ̀ wá dọ́dọ̀ olórí mùsùlùmí ń bẹ̀ ẹ̀ẹ́ wá kọ lẹ́tà sí padà wípé mo ni mọ́ wọ́rí àwó kọ́kọ̀ ju omi wá bá ọ <laughs> ìwọ mọ́ wùlẹ̀ wá sí bàtí wọ́n lọ́kọ̀ ju omi o àwó wà bá ọ ó padà sákẹ̀yìn nígbà yẹn nígbà táwọn èèyàn tán gbọ́ súnnà yìí tán gbẹ́sìn yìí tán mọ̀ pé a mọ́ ń dú pẹ̀lú àwọn olórí ní tán gbákidà yìí tí wọ́n máa ṣẹbọ ìgbàyàn a strong kò sẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbà yìí ní ìṣẹ́wà dúró ẹgbẹ́ òun náà túnnù ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀karùn ẹwà àwọn ẹlẹ́gbẹ́ àwọn gbàtà ń sọ fún pé ọ̀rọ̀ Gaza wọ́n ń fi ẹ̀jẹ̀ Gaza wọ́n fi ń pawó síkún ara wọn ni ní ìsìn 500 million dollars àwọn àmáṣì láwọn ìfà ní òkú ti jì níbi owó Gaza 500 million dollars bá ń tẹ́ bá ń sí sí náírà in táwọn àbáni tí àwọn ẹlẹ́gbẹ́ jínú o kílẹ̀ pé amen trillions ni ẹ̀dàkẹ̀bà wọ ẹ̀dàkùn ẹ̀wù ló ń gọ́gù calculator ló jóná lóòtọ́ fún àdíkẹ́ àgbólóbá fún wájẹ́ ìmì ìbá ẹbà wọ́n ní 500 million dollars to naira ẹ̀kàtẹ́bẹ̀ẹ́ like wọ́n gbé official statement jáde ní o bí ẹ̀ méjì bẹ́ẹ̀ ti gbé jáde ẹ̀yìn òmá kílógíra ìzáàmì ológíra sẹ́sẹ̀ agbó òní tó 30 báyìí Allahu Akbar bí ọ lè gbé ní 4 times eh 724 billion ah ẹ́ eh? kò yé mi o okay 724 billion 115 million ṣẹ́rí owó yìí ó ju bọ́jẹ̀tì àwọn ìlú lọ́wọ́ bọ́jẹ̀tì àwọn ìlú ńláńláńlá bẹ́ẹ̀ tó máa jà mẹ́ta máa jọ ìlú ńláńlá bí márùn-ún ó súnmọ́ kówé jùlọ 724 billion naira so ọmọ etí 1 billion jẹ́ 1 billion naira 1 <laughs> billion 1 million lọ́nà mélòó nù ọ̀nà 100 nígbà tó bá ní 1 million lọ́nà 100 that is eh ah kí ni mo ń sọ lọ́nà 1000 one million one thousand ni one billion <laughs> so one million lọ́nà one thousand ni mélòó one billion kẹ́nìkan wá kú seven hundred twenty four owó ẹ̀ ṣe pé kùn ẹni òun ó yẹ kó bẹ́dànù àwọn sẹ́ṣẹ̀ kan sì kó pẹ́mù ọkùnlọ owó kí ni ha amaz wọ́n pa òyìn ní Gaza ó ẹ̀dáwó sórí gbogbo ló jẹ́ wíkí ní ẹ̀ nínú àwọn táwọn ẹlẹ́gbẹ́ ìfìmọ̀ rojú òun kí wàhálà ṣẹlẹ̀ tí wàhálà ò bá ṣẹlẹ̀ bóò láṣẹ irú owó ìgbà àwọn tàbàkọ̀ àti bóò láṣẹ irú ìgbà láfàbùmọ́ sọ o eléyìí sì ní eye tán calculate nù Ọlọ́run ló times 10 ìwé ilé ìlú ti lọ bá wallahi fídíò kan wà ẹmọ́ tán ṣe ni wọ́n gbogbo kamẹ́rà wá wọ́n gbóúnjẹ fọmọ ikiri báyìí yóò mọ̀ gbé lọ wọ́n sì sin díwájú báyìí wọ́n gbé kamẹ́rà kúnmẹ̀ wallahi ẹnìkan wá ni ẹnìkan wá yọ fídíò yẹn sí fídíò yẹn lọ gata yẹn pé subhanallah só tí ń ṣẹlẹ̀ ń bì ní àwọn Hamas wọ́n ìyẹn tán pọ́n bẹ̀rẹ̀ gan fẹ́ tó tàwọn Israeli àwọn oúnjẹ táwọn yẹn bá ti kó wọnú ìlú àwọn Hamas ó níbi tó lọ ń kó sí wọn ò fáwọn yẹn ó ti mọ́ sí fáwọn yẹn díẹ̀díẹ̀ ọ̀tọ́ bá tọ́ bá ti gbá tó àwọ̀ gbóúnjẹ

kí ni àwọn náà sọ̀bọ̀ ti àwọn sàháyí náà àwọn ará ìdánù so oníkálùkù jọ ń gẹ́ni àwọn abáwọn Israeli ṣe ń gẹ́ni owó ń bẹ̀yẹn Amẹ́ríkà náà ń gẹ́ni orísì gbogbo náà ń gẹ́ni gbogbo anybody máa ṣe ń gẹ́ni ẹ wá mọ̀ wó ṣe ẹ̀mọ̀ yí pé Saudiya wọ́n ti ná billions of dollars láti redevelop Gaza bí Gaza ṣe rí tẹ́lẹ̀ Saudi àti Imarat àwọn náà náwó síbẹ̀ ní ìsinmi Saudi tó ti ní another plan owó billions báyìí láti bẹ̀rẹ̀ sí ní máa tún láti máa náwó síbẹ̀ ìgbà tí wọ́n sí kíní ibẹ̀ nínú àwọn ọkọ̀ tó kó nǹkan wọlé tó kó nǹkan wọlé àwọn nǹkan Saudi ni Saudi ò sí ẹnkan Saudi wọ́n ń ṣe kíní kan Allahul musta'an an bí Allah subhanahu wa ta'ala kó sànúwà so àwọn ilé àwọn nẹ̀kọ́ and then nọ́tọ̀ mìíràn òun ni núktọ̀ ẹni tí ń sọ̀sọ̀kúsọ níjò ní màálù tó bá ti rí tó bá fẹ́ rí kìní kan sọ fún màálù yìí pé Ànábì Muhammad ti kú kan sọ fún lẹ́tọ́ fún asọ́bọ́ yìí sọ ọwá nanú báyìí ọ àṣẹ báyìí sọ pé Ànábì Muhammad ti kú tó bá délé láàyè ẹ̀dàkùn sí kí ni tí Facebook àyàn lọ sí bí agbó a màlúù kàn mí pa ànábì Muhammad ti kú o débi pàlú mi bẹ́ẹ̀ sí ni mọ́ lálà sí ànábì gan bẹ́ wallahi ní kẹ́kọ̀ọ́ síbẹ̀ pé àtúkútúkù rẹ lọ́nà tán lálà Facebook báyìí nítorí ọ̀rọ̀ tí kan náà sùfàháwù sọ ẹlẹ́kùn mú fọ́lọ́mì sí dẹ̀dẹ̀ kíyàn sọ̀rọ̀ ní tó bá ẹlẹ́kùn èyí tó sọ wà nínú wà sí tàwíìdì ó wà nínú wà sí àkídà àbúwà nínú wà sí àwọn táwọn yẹn ṣe láwùjọ tó yẹ kaka ẹni tó dẹ̀wà mi ká sọ wà sí di tákàmà fi támà fi sọ tuntun ni a ah, kíni ọkọ́ mi ẹnìkan wá jáde wá ní ẹ ẹ̀yin tẹ́ sọ pé tẹ́ lọ ń bá màlú ọ̀dẹ̀ ní ṣé màlú gbọ́ Yorùbá òpòrú tó sọ̀rọ̀ ṣé Yorùbá kí ló ní kí fi sọ fún wọ́lọ́ ìkẹta nìkẹ jáde sí ni ẹ̀ òun bí pín tẹ́lẹ́rẹ́ ṣé Yorùbá wá lédè màlú ni ó láwọn fúlàní wọ́n sọ èdè màlúù fún wa ibi táwọn èèyàn gọ́ sẹ́gbàmù èèyàn gọ́ ibi ẹni tó sọ̀rọ̀ yóò dájú pé màlúù lẹ́ni ẹ̀ tí ẹ bá ń ṣe màlúù ọpọlọ màlúù nílò ká chẹ́kì wọ́n ti yọ ọpọlọ wọ́n ti fóòtù màlúù síbẹ̀ ẹmi tó fọ́nì ní ẹni ká tó lọ sí fídíò pẹ̀lú ẹni tí ń dá màlúù gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ kó yá bá ń sọ fún àbẹ́yìn wá jẹ́ tó bá fẹ́ ní mọ́jíza ní ibò ní islam ti pè ní mọ́jíza tó bá jẹ́ tí islam pè ní mọ́jíza ní fààlàláyé wà bros àti ẹni wẹ́yìn wọ́n bẹ́ a mọ́ sáfẹ́ sọ tuntun ó fẹ́ go kí dá tún lè sọ náà o ah dẹ̀ tún wọlé ha sọ fún olúpa nẹbi ti kú yóò bẹ̀ kìníkan táwọn yóò bá sì tàdé jìzì ẹ̀bá bó sì tún dáwà lálẹ́nu ẹ̀sìn báyìí torí ọlọ́run ọlọ́run sẹ́ràn kí ní nítorí kọ́wàá gbẹ́sìn yé ni o wallahi ẹlòmí lè dìkèfèrí nítorí ẹ ẹlòmí lè dìkèfèrí pé ah, àṣípé Islam yóò kọ̀rẹ́tì ní ẹwọ ṣe bẹ́ni pé tó máa sọ fún mọ̀lú pa nẹbi ti kú ṣe bẹ́ni pé yóò pààyàn ni kí ló tí ànẹbi kí ló rí tí mọ̀lú wá sí kankan àṣípé yóò gan ẹgbùn kan báyìí ọ ti lọ gbé nǹkan tí Islam ò gbé ní mú jíza ọlọ́gbé kalẹ̀ mú jíza Islam ò pé ní mẹ́rẹ́kù wọ́n ní mẹ́rẹ́kù islam ò sọ kí ni kíní tó ń dàmà rẹ̀ káàkiri sí báyìí náà alékẹjá sọ́ra tó bá ti lọ́rọ̀ orí lẹ́nu man kana yu'minu billahi wal yawmil akhir falyakul khayran wal yasmut tó bí kó dákẹ́ نبي الله سبحانه وتعالى كسر منك الله وسلم وسلم وسبحانك اللهم وبحمدك أشهد أن إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته